إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى واستقيموا بعد رمضان كما كنتم تستقيمون في رمضان عباد الله لقد غرس رمضان فينا دروسا مهمة وتربيات عالية يستمر عليها ويحفظ عليها من يخاف الله ومن يتق الله بعد رمضان عباد الله فإن مع انتهاء رمضان لا ينتهي شيء لا ينتهي شيء عباد الله من أوامر الله إلا ما اختص الله به هذا الشهر المبارك فلذلك رعاكم الله حافظوا على الصلوات بعد رمضان حافظوا على الصدقات بعد رمضان حافظوا على القربات بعد رمضان وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب يقول الله تعالى قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم عباد الله فإن في ملازمة التقوى بعد رمضان وملازمة أوامر الله واجتناب نواهي الله علامة الصدق مع الله يقول الله تعالى أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه عباد الله أفمن شرح الله صدره للإسلام أتظن أنه يعبد الله في رمضان فقط؟ كلا عباد الله أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين عباد الله فاستقيموا يا رعاكم الله استقيموا على الصراط المستقيم واستقيموا في أنفسكم واستقيموا على أوامر الله واستقيموا عن ما نهى الله عنه فإن في ذلك عباد الله فمن فعل هذا ورعى حقوق الله في رمضان وفي غير رمضان استمعوا إلى البشارة من الله يقول الله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا أأنت, أأنت ما شأنك بهذه الآية يا عبد الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون أدقى الله سبحانه وتعالى أترى لكم يا قرابة فون النبوة محمد صلى الله عليه وسلم àwọn ará alẹ́ rẹ̀ àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà rẹ̀ títí táyò ní fi jáyé má Ibadallah ẹ páyà Ọlọ́run Ọba o ẹ páyà Ọlọ́run Ọba kẹsì dúó dédé ẹ dúó sínsín Ọlọ́run Ọba tẹ́ ń jọ́sìn fún nínú Ramadan òun náà sì lọ́lọ́run Ọba yìí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala òun náà ó yí ń bẹ Ọlọ́run Ọba sì máa bẹ lọ kìí sí gba Ramadan nìkan lọ́lọ́run Ọba ń bẹ nítorí náà lọ́mọ ní pé ẹni tó bá jẹ́ olódodo pẹ̀lú Ọlọ́run Ọba olùṣọ́ ẹ̀tọ́ Ọlọ́run olùbàbàrà Ọlọ́run kìí ṣe Ramadan nìkan ni ó mọ́ jọ́sìn fún Ọlọ́run Ọba gbogbo ọgbà kódà ibadallah wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn sálàfù rere ní pé tẹ́ bá sọ fún wọn pé à ah, ikú ti dé nísìn kò sí kankan fẹ́ lékún nínú sẹ́ẹ̀rẹ̀ wọn ó túnmọ̀ pé kí Ramadan bá wa àwọn tíwájú kí Ramadan tó dé lẹ́yìn ìgbà tí Ramadan sún lọ ibadallah orí dáadáa náà wà torí pé àwọn mọ̀ pé wa ma tafa'alu min khairin kò sí tẹ́ẹ̀sẹ̀ nínú dáadáa ya'lamuhu Allah ọlọ́run ọba mẹ́ ọlọ́run ọba mẹ́ ibadallah kódà pẹ́ẹ̀rẹ ní pé Ramadan lápá lára yàn subhanahu wa ta'ala ń pa òjíṣẹ́ rẹ̀ láṣẹ nínú al-Qur'an al-Karim Allah bá ní fastaqim ìrìn annabi dó dédé kama umirt gẹ́gẹ́ bọ́n ti ṣe pọ́ lọ́sẹ̀ wa man taba ma'ak Allahu akbar ìpé dúó dédé gẹ́gẹ́ bọ́n ṣe pọ́ lọ́sẹ̀ àtàwọn tó túbá pẹ̀lú rẹ̀ dúó dédé ó pọ̀ nínú àyà Qur'an tó ṣe pé tọ́lọ́wọ́ bá ti sàyàn ọlọ́wọ́ bá ní qala qad ujiba da'watukuma fastaqima a mú ti gbọ́ àdúwà yí méjèèjì a mẹ́wàá dúó dédé báyìí ibadallah ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi ọsẹ kún gé oríire nínú ramadan ó jọ́sìn fún ọlọ́wọ́ bá ó dìde lóru ó ń gbáwẹ̀ nítorí gbogbo tó ti ṣe yẹn kó bá fi bá lọ́dọ̀ Ọlọ́run Ọba ibadallah mélòó mélòó èyàn tí ó jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú Ramadan àmọ́ àwọn nǹkan tí ó mọ̀ bí Ọlọ́run Ọba nú lẹ́yìn Ramadan ni ó tún kò sí lẹ́yìn rẹ̀ ibadallah ẹlòmí ti padà sí zina ibadallah ẹlòmí ti padà sí wòkúwò ibadallah ẹlòmí ti padà sára wọn ibadallah ẹlòmí ti padà sí àìkírun máa ibadallah ẹlòmí ti padà sí àìkírun fajiri máa ibadallah ẹlòmí ti padà sí ìmọ̀ aráhùn láre faya abdallah so bẹ̀rù ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tó ń ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní afaman sharaha Allahu sadrahu lil islam sí ẹni tí ọlọ́wọ́ bá jẹ́ kí ọkàn rẹ̀ kó mọ̀ tutù sí islam àwọn àṣẹ islam kéèsẹ pé àwọn kẹ mú wọ́n kẹ ń jẹ́ nípa ibadallah nínú àpẹẹrẹ nifaq òun náà ní kínú yẹn máa dùn pé ramadan ti lọ ibadallah nínú ni pé kínú yẹn máa dùn ramadan ti lọ kódà adúrà ẹ̀ṣẹ̀ tí mo ṣe ń bẹ̀ yìí ha kí bóò ní Ramadan yìí bóò ní rẹ́kọ̀dì ẹ̀ṣẹ̀ fẹ́ jẹ́ fún mi lọ́dọ̀ Ọlọ́run Ọba Ibadallah ittaqillaha haythu ma kunt inta nabi sallallahu alaihi wasallam sọ nìyẹn ittaqillaha haythu ma kunt gbogbo àsìkò tó bá wà bẹ̀rù Ọlọ́run Ọba tó bá sàídá fi dáadáa tẹ̀lé wa khaliqin nasa bi khuluqin hasan sí máa báwọn yà sí pẹ̀lú wà dáadáa bákan náà ibadallah kíyà dúó dédé lórí sírọ́tù ọlọ́run ọba ọlọ́run ọba ni wa anna hadha sírọ́tì mustaqima ìwọ tó ti ṣe pé nínú Ramadan ọlọ́run ọba fòródó hàn ìwọ tó ti ṣe pé nínú Ramadan ọlọ́run fi in tó jẹ́ rẹ̀ òdodo hàn dúó dédé gbogbo tó ti fílẹ̀ nítorí ọlọ́run ọba má padà sí bẹ́yàn bá fi nǹkan ẹlẹ̀ nítorí ọlọ́run ọba ọlọ́run ọba fi ìlọ́po rẹ̀ rọ́pò fún yàn ẹlòmí fi jẹ́là bí ilẹ̀ inú Ramadan ibadallah àwọn àsìkò kan wà tó pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ima fi ń rọ gan ni ẹlòmí oródodo láwọn àsìkò yẹn yóò gbá àmá tí ó fi hàn bóyá yóò wà tẹ̀lé òun náà ni ìdúrédé ò ibadallah ìtí istiqama fi ṣe pàtàkì ní ẹ istiqama lẹ́yìn Ramadan Allah bá ní wa anna hadha sirati mustaqima ojú ọ̀nà tèmi tó dúrédé ni o fattabi'uhu ó ti gbọ́ ní pé ah, à gbogbo ń lọ sásà látù mọ́ lọ sí ilẹ̀ látù ó gbọ́ ó gbà nínú Ramadan ẹ̀yìn Ramadan ń kọ́ kí ló ṣe wọ́n tún sí ń tán wọ́n ti ń send message sọ pé alájà àárín yí má ibadallah kò yẹ ká máa rí ọ níbi tán ti ń yapa annabi sallallahu alaihi wasallam ọlọ́bá ni wa anna hadha ta ló mọ̀ ibadallah lórí ojú ọ̀nà tó wà yìí bóyá bẹ́ẹ̀ ni ó kú sí ẹlòmí ń di kèfèrí ìbádàlá nígbàtí kú rẹ bá dé o àìdósísìn lẹ́yìn Ramadan ni àìdósísìn lẹ́yìn àwọn àgbàtọ́lọ́wọ́ bá tọ́ sọ́nà lẹ́yìn àwọn àgbàtọ́lọ́wọ́ ọba rán ọkàn rẹ̀ ẹ wá gbọ́ àwọn orísìírísìí ọ̀rọ̀ lórí àwọn èèyàn a sọ a sínú Ramadan ma ọlọ́mọba subhanahu wa ta'ala tó wá ń jọ́sí fún òní sòsìrò rẹ̀ lẹ́yìn Ramadan bí ibadallah oṣù lẹ́lòmí ń bọ́ oṣù lẹ́lòmí ń pẹ́lẹ̀ kìí sọlọ́mọba bákanáà annabi sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú hadithi Sufyan ibn Abdullahi Thaqafi hadithi yayi tó wà nù sahih Muslim ó bi annabi sallallahu alaihi wasallam wọ́n ní ya rasulallah kulli fil islami qawlan sọ̀rọ̀ kan fún mi nínú islam nínú ẹ̀kọ́ islam la as'alu anhu ahadan ghayrak tí ní fi bùkátà láti tún máa bi ẹlòmí tó yàtọ̀ sí ọmọ kọmi ní nǹkan kan annabi sallallahu alaihi wasallam kọmi ní nǹkan tó ṣe pé tí ń bá ti ṣe ìní nídi láti máa bi ẹlòmí tó yàtọ̀ sí ọ anábi ni kúl amantu billah sọ pé mo gbàgbọ́ ní Ọlọ́run Ọba ẹwà wọn tàà nábi fi tẹ́lé thumma istaqim lẹ́yìnà kó wá dórédé kúl amantu billah sọ pé mo gbàgbọ́ ní Ọlọ́run Ọba sọ pẹ̀lú ahán rẹ sọ pẹ̀lú lẹ́yìn Ramadan yẹ lómi ti kúwọ ibadallah àwọn yóò sì tún kú lọ́rin lẹ́yìn Ramadan aló yẹ kí ẹ máa sunkún lórí pé eh Ramadan yìí kí ni mo sí kí ni mo rí ṣe síbẹ̀ mo tún sẹ́rọ ọba subhanahu wa ta'ala náà ni ọya jí wá túnra mi ṣe kódà ọlọ́wọ́ bá tún ń fẹ́ fẹ́ ah, Allahu akbar mélòó mélòó túbá ibadallah Al-Imam Ibn Al-Qayyim rahimahullahu ta'ala wọ́n ní mélòó mélòó túbá tí ó jẹ kẹrù kó sunkún lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba mélòó mélòó ẹ̀ṣẹ̀ tí ó jẹ kẹrù kó kábàámọ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba àmá mélòó mélòó ìwà dáadáa tí ó jẹ kí ẹrù kó gbàtànjẹ ara rẹ̀ ẹ wò ẹni tó rò pé àwọn ah, orí dáadáa Ramadan ó wá sunkún lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba pé ah Ramadan wà òun sì ra aláre ó wá dúró dédé lẹ́yìn Ramadan amẹ́ni tó ń rí iṣẹ́ ní Ramadan gá ìdá sí ẹ̀wọ́n náà tó ah, ó tó náà for now ah, for now ó tó ibadallah kò tó torí pé gbogbo balance lọ́wọ́ واعلموا أن خير أعمالكم الصلاة ẹlọ́mọ̀ nípa èyí tó dájú nínú sẹ́yìn oníró ولا يحافظ على الوضوء إلا المسلم إلا المؤمن kò sẹ́ni tí ó mójútó àlàláyà fi mu'mini barakallahu li wa lakum fil qur'an الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله فإن الاستقامة بعد رمضان بل الاستقامة مطلقا يستند على استقامة القلب يا عبد الله كيف قلبك؟ كيف قلبك مع الله بعد رمضان كيف قلبك مع أوامر الله بعد رمضان فإن في استقامة القلب استقامة البدن واستقامة الجوارح يقول المصطفى صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ومما رواه الإمام أحمد رحمه الله تعالى من حديث أنس بن مالك يقول النبي صلى الله عليه وسلم لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه ولا يدخل الرجل الجنة لا يأمن جاره بوائقه عباد الله فمن أسباب الاستقامة مجاهدة النفس بالصدق جاهد نفسك يا عبد الله جاهد نفسك فإن الله سبحانه وتعالى قال والذين جاهدوا فينا لنهدينهم سبلنا ومن أسباب الاستقامة أيضا عباد الله الاستغفار والدعاء فاستقيموا إليه واستغفروه ومن أسباب الاستقامة أيضا عباد الله المحافظة على الصلاة بل المحافظة على الصلوات الخمس في الجماعة في وقتها قال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر عباد الله there is no steadfastness there is no uprightness there is no being firm except when the heart is firm we walk on our, on our heart ibad Allah. That is why the Prophet sallallahu alaihi wasallam said, there is a part of the body when it is healthy, all of the body is healthy. And when it is sick, all of the body is sick. And that is the heart, ibad Allah. <coughs> and the Prophet sallallahu alaihi wasallam said, فيما رواه الإمام أحمد the Prophet ﷺ said, لا يستقيم إيمان عبد The belief of a slave will not be upright حتى يستقيم قلبه Until his heart is upright. So work on your heart, you are Allah. When your heart is good with Allah, when your belief is strong with Allah, when you have the right belief in Allah, when you have the right belief in the sunnah of the Prophet sallallahu alaihi wasallam, when you have the right belief, al-iman, ibadallah, iman, la tahtaqiru al-iman, al-iman, ibadallah. These are the foundations, the belief in Allah, the belief in the messengers, the right way, not just believing, however we want, ibadallah, ibadallah, from the things that hate, from the things that hate in steadfastness, after Ramadan and in all times mujahadatun nafs fighting our soul fighting our soul because our soul works against us so our soul works against us Allah subhanahu wa ta'ala says بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيرة you know yourself you know your soul You know what your soul commands you of. Walk against your soul. Take steps towards Allah subhanahu wa ta'ala. And Allah subhanahu wa ta'ala will take far more steps towards you. Allah subhanahu wa ta'ala says, وَالَّذِينَ جَاهَدُوا فِينَا Those who strive in our way, لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا We are going to guide them to us. Those who strive to, towards us, we are going to guide them to us. About Allah. Also from the things that aids on steadfastness is al-muhafadhatu ala salawat al-khams so keeping to the five daily salawat protecting them observing them and being keen on them on them ibad Allah al-wusta wa qumu lillahi qanitin inna as-salata tanha 'anil fahsha'i wal munkar ibad allah also from the things that helps in steadfastness is engaging in nawafil engaging in nawafil after ramadan engaging in nawafil after ramadan from that is the is, is the fast of the 6 days of shawwal fasting 6 days of shawwal together with ramadan is like a year fasting 6 days of shawwal together with ramadan is like a year This is what the Prophet sallallahu alaihi wasallam said. About Allah. So let us hasten towards fasting it. It keeps us upright. And all of our forms of ibadat, ibad Allah. Ibad Allah. Know that the day will come. Your wealth, you will not be able to buy any good deeds with it. Your sons, you will not be able to use them to exchange for any good deeds. وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم تقبل منا صيامنا في رمضان اللهم ارزقنا الاستقامة بعد رمضان اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم انصر المسلمين في كل مكان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استقيموا يرحمكم الله